الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدفع الله سبحانه وتعالى أدعو عليك يا سيد فالب محمد صلى الله عليه وسلم ليجي أسأل رسالة إني أمي سيجد oní ẹni annadru nínú àwọn oní ìbádà tó wà olùdẹ́pẹ̀ ní annadru nítẹ́lẹ̀ pé ní annadru náà ní kí ẹ jẹ́jẹ́ so wani huwa altizamu ibadatin lam yulzam biha shara wa huwa naw'un min anwa'i al-ibada wani dan pé ní annadru oníkíyàn fi kíyàn la ìbádà kan bọ́ra rẹ̀ lọ́rùn lè tó sì pé ọlọ́ọ̀bá gangan fún rẹ̀ aslan mú òwò sí lọ́rọ̀ ẹ̀ fún lásìkò yẹn nítorí ìdí kan àbí mi nǹkan báyìí ilé nǹkan onáńpé ní annadru ọlọ́sàn kùrán ọlọ́ni yóò fún ẹbí nẹ́bìl wà yàkọ̀ fún yau ma ń ká na ṣarruhu mustatira wàtọ́lọ́bàwọ́ yà mọ̀mìnì láti wọ́n jùlọ gbogbo ọlọ́ni nínú ma tí ọlọ́run bá ó yìn wọ́n pẹ̀lú ẹ̀ ọlọ́run ti ní kí wà má àmfàkùtùm min nafaqatin aw nadhartum min nadhirin fa inna Allaha ya'lamuhu gbogbo tẹba nínú dúkìá ni àbí tẹba ṣe قرنه مع النفقة والصدقة والنفقة والصدقة عبادة تمام كوايا ọlọ́ọ̀bá dákọ̀ alnáfàkọ̀ ó wá dákọ̀ ma annáfù náfàkọ̀ dẹ̀ ní sọ́dákọ̀ ìmá ṣe sọ́dákọ̀ ní ìbádàn tí lẹ́n tó jẹ́ kuma yíwa pé wàlẹ̀tọ́wọ́fú bilibéjì láàtíkì ọlọ́ni kí wọ́n mọ́ pé kama fulfill nùzúrù wọn àwọn ìjẹ́jẹ́ kí má ti jẹ́ nígbà máa ṣe nǹkan báyìí tí wọ́n lọ bá bá ṣe nǹkan báyìí fún mi kí wọ́n dẹ̀ máa ṣe kí ní o kí wọ́n máa ṣe tọ́wáfù baitul atiq kọ̀rọ̀nàhù tọ́wáfù ibadatun lillah ní bí nǹkan ọlọ́n ti dákọ̀ nẹ́zùrù mọ́ tọ́wáfù tọ́wáfù sí ní ìbádàn فالوفاء بالنذر عبادة هذا في نذر الطاعة إذا نذر أن يتصدق إذا نذر أن يصلي إذا نذر أن يصوم إذا نذر أن يحج إذا نذر أن يعتمر قال صلى الله عليه وسلم من نذر أن يطيع الله فليطيعه أما نذر المعصية فإنه يحرم الوفاء به قال, قال صلى الله عليه وسلم من نذر أن يعصي الله فلا يعصيه so ní pé <clears throat> tí ìbá ṣe nẹ́fìrì báyìí mathalan ìyẹn jẹ́jẹ́ pé èyàn ó ṣe sọ́dákọ́ èyàn ó gbáwẹ̀ ní àbí yóò kírun èyàn ó ṣe náfílà báyìí a ní pé ibi tó jẹ́ obedience ọlọ́ọ̀bá ní kẹ̀lẹ̀ ẹmọ́ ṣe sí ohun èyàn kí ń ṣe nẹ́fìlù láti fi ṣe lọ́hun ikẹ́ ọlọ́hun máa sì ṣẹ̀ṣẹ̀ báyìí tó bá ṣe kẹbáyìí fún mi tó bá ṣe kẹbáyìí fún mi máa lọ ṣẹ̀ṣẹ̀ báyìí kò tọ́ kí ẹ̀ bẹ́ẹ̀ kò tọ́ rárá kí ẹ̀ bẹ́ẹ̀ láyé kí nìdí ìdí ni wípé èyàn gbọdọ̀ jẹ́jẹ́ àti ṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òun àdísì gbé wá pé ẹnikẹ́ni tó bá ṣe náfíru láti òbí ọlọ́ọba kó ó bèèrè ẹnikẹ́ni tó bá dẹ̀ ṣe náfíru láti òbí ọlọ́ọba kò gbọdọ̀ ṣe ò tó ní wàmín nẹ́dàrún máa sí ya annáfíru lè lùkúbó ẹ̀hẹ́ èyí tó ṣe pé fún yíò ìkábáyé lè yíò ṣe Hmm? kí ẹ lọ sí ibi sàárè ìpétọ̀ ẹ̀yìn tẹ́ wà ní sàárè tẹ́ bá sọ́mi tí mo lọ sí hajj tí mo fi dé inṣáàlá ìdẹ̀wà pẹ̀ẹ̀rẹ̀ márùn-ún sí ibi sàárè tó náàrù tó kí ẹ̀ṣẹ̀ fún eléyìí tó kó sí ẹbọ tó lágbára ẹbọ ńlá lè annahu sọ́rọ̀fà náwàán min anwá'i lè bada lè rọ́rìlá dínú pé ti gbé ìkan nínú àwọn ìjọsìn fún alumídẹ́yìn Allah ìtíwájẹ́ ní tọ̀mí point mi tàbí àmà mention ní pé ìjọwá dá tí ó wà encourage pé because pẹ̀lú kó mọ́ sí lọ́bà conditionally ẹ̀hẹ́ but tó bá wá ṣe ògùdọ̀ ṣe fẹ́lúmídé yàlánà subhanahu wa ta'ala ó yẹ kí ẹmọ ṣe náà fílá mọ́ ṣe sọ́dákọ̀ mọ́ sí conditionally pé tọ́nà bá ṣe kọba ìfún ni so ó yẹ kí ẹmọ ṣe on normal ground ni but um, tí ó bá wá ṣe náà kò sí láìfín bẹ́ẹ̀ àmúgbọ̀dọ̀ ṣe fẹ́lúmídé yàlánà subhanahu wa ta'ala أنبي الله سبحانه وتعالى كشوان في نبقى هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته